إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك فون الله سبحانه وتعالى لوري ìkó ọjọ́ papọ̀ يوجد ọjọ́ nínú oṣù Ramadan tá ń gbárùkù ti ìjọsìn ọlọ́run ọba àti ìṣètìláwà Qur'an ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó gbá ní ìjọsìn so insha Allah ta'ala ibi tí a dínà ni a ti tẹ̀síwájú nǹkan tí a ń bá lọ ni ọ̀rọ̀ nípa rọ̀dọ́rù sallallahu alaihi wasallam so nígbàtí annabi wà ní kékeré so àwọn wo ló fún annabi ní so àwọn wọn ni ummahata nabi sallallahu alaihi wasallam mina rọ̀dọ́à so a ti ṣàlàyé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ilé ìsíwájú adakọ̀ pé nínú àwọn tí ó fún annabi sallallahu alaihi wasallam lọ́yàn òun náà ni ẹni aláwọ̀kọ́ náà ni ya annabi sallallahu alaihi wasallam bákan náà Suwaiba so Suwaiba Halima as so káwọn mọ́ àwọn hadithi wa so látọ̀dà nabi sallallahu alaihi wasallam tí ó tọ́ka sí ilé a sì ká ọ̀rọ̀ alimam bin al-qayyim rahimahullahu ta'ala fún wa so ara hadithi kan wannan bukhari hadithi abdullahi bin abbas ó sọ pé qala rasulullah sallallahu alaihi wasallam fi binti hamza wọ́n ní annabi sallallahu alaihi wasallam sọ nípa ọmọ hamza ọmọbìnrin hamza so nínú àwọn riwaya ti mi wọ́n dákọ̀ rẹ̀ pé Fatima wọ́n sì dákọ̀ ẹlòmínà nínú àwọn riwaya ti mi Fatima bint Hamza wọ́n náà nábi ní la tahillu li kò tọ́ fún mi o so ní pé kò tọ́ fún mi wọ́n ni yahrumu min ar-rada' ma yahrumu min an-nasab anábi ìmọ̀yàn kankan náà láti bí kankan náà ó ma ń ṣe léwọ̀ nǹkan tí ìran náà ma ń ṣe léwọ̀ wa hiya ibnatu akhi min so ọmọ ọmọ ìyá mi nínú rida'a ni ọmọ Hamza jẹ́ so ọmọ ọmọ ìyá mi ọmọ tó jẹ́ sibling mi nínú rida'a so mick brother mi ọmọ mick brother mi ló jẹ́ nínú rida'a so yìí lẹ́fẹ̀ẹ́ so bákaná ó wá nínú muslim náà nafsu hadithi so tó ní ìfàbàk sí pé hamza radiyallahu anhu so tó yẹ pé suwaiba fún ní ọyàn so yí tó fi fa tí àwọn méjì sẹ fi jẹ́ akh mina rọ̀dọ́ àníyàn so bákaná a sọ fún wa pé ọ̀nà méjì ni hamza ti jẹ́ ọmọ ìyá annabi sallallahu alaihi wasallam nínú rọ̀dọ́ à kí kejì aláwọ̀kọ́ ni Suwaiba ta dákọ̀ àbí Suwaiba tó jẹ́ ẹrúbìnrin Abu Lahab ọ̀nà kejì wá ní Hamza radiyallahu anhu ló fi jẹ́ radi'a annabi sallallahu alaihi wasallam radi'a ni àwọn tí wọ́n jọ múyàn kankaná papọ̀ so ọ̀nà kejì òun náà ni a sọ pé nígbàtí annabi sallallahu alaihi wasallam lọ́dọ̀ Halima so tó wà lọ́dọ̀ Halima tí ó wá láti Banu Sa'ad so Halima kí lókọ rẹ̀ so Halima bint Abi Dhu'ayb <clears throat> so wọ́n ní nígbà tí ó wà lọ́dọ̀ Halima so Halima bint Abi Dhu'ayb bil hamza so wọ́n nígbà tó wà lọ́dọ̀ Halima lọ́jọ́ kan so gbogbo eléyìí láti ṣàlàyé fún wa ní pé ẹni tó wá jẹ́ ìyá fún that is tó ń fún Hamza lọ́yàn ó wá wá so ó wá fún Ànábì sallallahu alaihi wasallam lọ́yàn lójọ́ ẹ̀ náà so wọ́n jọ <clears throat> wọ́n jọ pàdé lọ́nà méjì so Hamza radiyallahu anhu so ó jẹ́ amú fún Ànábì sallallahu alaihi wasallam ó tún jẹ́ akh min ar-radā'a so la'alla hada bóyá nǹkan tó tó fa náà nìyẹn tó ṣe pé àṣepọ̀ láàrin wọn ó dẹ́mọ́rán gan òun náà so bákanáà ah, nínú àwọn tí a sọ pé ó fún ànábì sallallahu alaihi wasallam lọ́yìn àwọn ní Halima ta ti sọ́yìn so eléyìí ó sì pọ̀ láwọn ọ̀nà tó wá so ní ah, tó wá kùta fẹ́ wọ́n sí òun ni ah, a sọ pé Thuwayba fún ànábì sallallahu alaihi wasallam lọ́yìn so Thuwayba kí tálá sọ bó jẹ́ ó jẹ́ ẹrú Abu so ó wá ní ṣubú àkàtà wọn Sufi ma ń tàkà ní pé nípa wọ́n díyàkù wọ́n ma ń díyàkù fún Abu ní gbogbo ọjọ́ Monday so wọ́n ma ń díyàkù fún Abu Lahab ní gbogbo ọjọ́ Monday látara pé ó inú rẹ̀ dùn lọ́jọ́ tán bí Ànábì ah inú rẹ̀ dùn púpọ̀ gan so ó tún wá tú ẹrú rẹ̀ tó jẹ́ Suwayba yẹn so látara pẹ́kú wà lè máa tọ́jú ànábì so wọ́n ma fi ń sẹ̀rí fún maulid so eléyìí ṣe pé ọ̀rọ̀ tí a ń sọ wọ́n ma fi ń sẹ̀rí fún maulid dáadáa pé a ní pé kódà kèfèrí kèfèrí inú rẹ̀ dùn lóòtán bí ànábì so kèfèrí inú rẹ̀ so ó wá Abu so Abu Lahabi wọ́n wá díyàkù fún wọ́n ma ń díyàkù fún lọ́jọ́ Monday eléyìí rọ ni ọ kódà eléyìí irọ́ ni eléyìí irọ́ ni kò wá látọ̀nà tó lálàáfíà ní pé wọ́n ti ẹ̀mọ́ díyà kò fábúlá àbí rárá àti ara kò wá látọ̀nà tó lálàáfíà bákan náà kò wá látọ̀nà tó lálàáfíà pé torí pé wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam ní àbúlá àbí wá tún fòwé balẹ̀ kò wá látọ̀nà tó lálàáfíà ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì tán máa ń sọ ni pé látara pé àbúlá àbí ó inú rẹ̀ dùn lọ́jọ́ tán bí ànẹ́bì àbí torí pé torí pé mo tú ó tú ṣòwò ìbálẹ̀ so ó wá fún ànẹ́bì lọ́yàn ní pé wọ́n fún lómi nínú aljanna so wọ́n fún lómi nínú náà jàrí so wọ́n fún lómi nínú náà eléyìí ó wá nù bùkọ́ ní bùkọ́ méjì ni o eléyìí ó wà nù Bukhari tòótọ́ kéèyàn mẹ́yàtọ̀ wọn síra wọn aláwọ̀kọ́ tẹ́ mọ́ ń sọ ní pé wọ́n ní wọ́n díyàkù fún Abu Lahabi lọ́jọ́ Monday torí pé ó tú ẹrù rẹ̀ tó jẹ́ sòwé balẹ̀ nítorí kó bá fi lè mọ́ fánẹ́bì lọ́yàn so àti pé torí rẹ̀ dùn lọ́jọ́ Monday yẹn so ó fi lé ó fi lé ra kókì ó fọ̀nà rókà so so wọ́n ní wọ́n máa ń Monday so àti pé torí kó tú ẹrú yìí so eléyìí òrin rẹ̀ ara eléyìí òrin rẹ̀ ara àmọ́ wọ́n fún lómi tí wọ́n sọ pé wọ́n fún lómi so nínú náà ni pé ìwọ́n díyàkù fún ìtọ́fi díyàkù fún náà ni pé wọ́n kà fún lómi so nínú náà eléyìí wà nínú Bukhari so bá wà wò sí àwọn èyí tí sọ pé òun nílẹ̀ mọ́kà sọ́rọ̀ gẹ́ni ó wà nínú Bukhari torí pé èyàn ma àwọn èyàn ma ń dárò rú gan ọ̀tọ̀ ní tó wọ́n bùkúnnú Bukhari ọ̀tọ̀ ní tó sọ pé kí ni ọ̀tọ̀ ní tó sọ pé èèyàn ó wà ń bẹ̀ ṣẹ́ẹ̀sì rí kódà eléyìí máa ń fa lọ́pọ̀lọpọ̀ ọgbà táwọn àwọn aládàádáa lè tán máa fi ń rí àánú wọn lọ́lẹ̀ ọ̀tọ̀ ní tí ó wà nú ẹ̀rí ọ̀tọ̀ ní tí ó sọ pé wà ń bẹ̀ ẹ jẹ́ ká ka yẹn hadith tó wà nú Bukhari yẹn so wọ́n ní wọ́n gbà wá ní pé anna umma habiba ní pé ummu habiba so romla bint abi Sufyan so umma habiba ìkànnà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam òun ni ànábì sallallahu alaihi wasallam fẹ́ ní habasha tó tún sọ pé ọba najashi ló bá ànábì san mahru so bint abi sufyan so abu sufyan kan náà yọ abu sufyan ibn harb kí ló kọ abu sufyan gangan sakhr sakhr ibn harb so umu habiba yọ so ọmọ abu sufyan gangan náà ni ó ní qalat ya rasulallah ó ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba inkih ukhti binta abi Sufyan ó ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba fẹ́ ọmọ ìyá mi bìnrin tó náà jẹ́ binta abi Sufyan so ó ní faqala wọ́n ní annabi sallallahu alaihi wasallam sọ pé àwa tuhibbina dhalik so nífẹ̀ẹ́ sí nǹkan báyẹn fàkúntù náà oní bẹ́ẹ̀ wọ́n ni lẹ́stù lákàbí múkìlíyà wọ́n ni umu habiba romla wọ́n ló sọ pé náà mú nífẹ̀ẹ́ sí lẹ́stù lákàbí múkìlíyà e, kìí ṣe pé èmi nìkan náà mo wà fún ọ kìí ṣe pé èmi nìkan náà ni mo wà fún ọ kìí pé èmi nìkan náà ni o gbọ́dọ̀ fẹ́ wa ahabbu man sharakani fi khairin ukhti

so wọ́n ní qultu Ummu Habiba wá sọ pé wọ́n sọ pé fa inna nuhaddith so torí pé àwa ń sọ annaka turidu an tankiha binta abi salama torí pé àwa ń sọ pé ah, ó dà pé binti ọmọ abi salama ló fẹ́fẹ́ ní pé àwa ń sọ pé ó dà pé ọmọ abi salama ló fẹ́fẹ́ so tó jẹ́ dúró wọ́n ní qala wọ́n náà Nábì wá sọ pé binta ummi salama ọmọ Ummu Salama qultu na'am Ummu Habiba Rumla sọ pé mo ní bẹ́ẹ̀ ni faqala wọ́n Ànábì wá sọ pé law annaha lam takun rabibati fi hijri so Ànábì ní law annaha lam takun rabibati fi hijri ma hallat li Ànábì ní kódà kó bá ṣe pé kò kí ń ṣe rọ̀bíbà mi ní ọ̀dẹ̀dẹ̀ mi so kò tún tọ́ fún mi yẹ́ ọ̀rọ̀ bí ìgbà mi lọ́dọ̀ dẹ̀ mi ni so kò tọ́ fún mi tó bá tún wá sí pé kìí tún wá sí ọ̀rọ̀ bí ìgbà mi kò sí kí kò tọ́ fún mi torí pé ọ̀rọ̀ bí ìgbà kò tọ́ ọyé kí súnmọ́ ọ̀rọ̀ bí ìgbà ọmọ ìyàwó yẹn so ọmọ ìyàwó yẹn tíyàn ọmọ ìyàwó yẹn tíyàn fẹ́ so tíyàn bá ti àkírọkọ̀ rẹ̀ tíyàn bá ti fẹ́ ìyàwó yẹn so àbí tíyàn bá ti wọlé tọ̀ ó ti dèwọ̀ fún yàn láti fẹ́ ọmọ rẹ̀ so yí báyìí so anábi ni law annaha lam takun rabibati kódà tí bá ṣe pé rabiba mi gẹni so fi hajri ma hallat li innaha labnatu akhi min ar-rida'a so anábi ni ọmọ ọmọ brother mi ni ọmọ milk brother mi ni ọmọ brother mi nínú rida'a so ọ̀nà méjì ni òfin tọ́fà nẹ́bí sallallahu alaihi wasallam báyìí wọ́n ni àrùdọ̀á ti wọ́n ní ó fún mi lọ́yàn àti Abu Salama ò kí lókọ eh, Abu Salama tàbí wọn Abdullahi ibn Abdul Asad al-Makhzumi so wọ́n ní àrùdọ̀áti ní wa Aba Salama Suwaiba so ní Suwaiba ló fún àmì yìí lọ́yàn wọ́n ní fala ta'aridna alayya banatikunna wala akhawatikunna so ẹ má present àwọn ọmọ yín sí mi àbáwọn torí pé wọn ò tọ́ fún mi so yẹ́ báyìí so tó fún fi ń rìnlẹ̀ pé Ànábì sallallahu alaihi wasallam mú gbogbo táwọn àfáàsí yàrù sọ so nípa pé Abu Salama akhu Ànábì mina rada'ani gbogbo ẹ̀rọ rìnlẹ̀ inú Bukhari yóò sí ń kà fún wa yìí ẹ̀wọ́n gbọ́ Urwa wá sọ náà Bukhari wá sọ pé qala Urwa ọmọ Zubayr ibn al-Awwam so azubair ibn awam ta ló fẹ́ asma bint abi bakri so awam ibn zubair yìí kí aisha so khala ni aisha jẹ́ sí so ibrahim matana aunty ni aisha jẹ́ sí urwa ibn zubair so nínú àwọn tó pọ̀ láti gba ìgbà wá látọ̀dọ̀ aisha náà so ó túnmọ̀ pé urwa ibn zubair yìí kìí ṣe sahaba tabi'in ni wọ́n ní qala urwa ibn zubair wọ́n urwa ibn zubair wá sọ pé wa thuwayba ní pé Suwayba o maulatun li Abi Lahab ó jẹ́ ẹrú tí wọ́n tú tó jẹ́ ẹrú tí wọ́n tí Abu tú so wọ́n ní kana Abu Lahabin wọ́n ní Abu Lahab a'taqaha wọ́n ní Abu Lahab tú sílẹ̀ fa arda'ati an-nabi ó wá fún annabi lọ́yàn falamma mata Abu Lahab ọ̀rún wà bí ṣarri hìbà wọ́n ní oríyàwó báàdù ahìlì yìí bí ṣarri hìbà so wọ́n ní wọ́n rí lójú ọrùn so wọ́n rí lójú ọrùn so àwọn riwaya ti mẹ́ọ̀ títẹ̀sìrí ẹ̀mẹ̀nà tó tún clear jílẹ̀ ìlọ wọ́n rí lójú ọrùn bọ̀ ala kulli lójú ọrùn náà ti so wọ́n ní oríyàwó báàdù ahìlì yìí bí ṣarri hìbà wọ́n ní wọ́n rí ní ipò tó burú jù wọ́n ní qala la wọ́n wá bí pé madha laqit kí ló rí kí ló bá lọ́dọ̀ ọlọ́run ọba qala Abu Lahab wọ́n ní Abu Lahab wá sọ pé lam alqa ba'dakum a in bá kankan in bá kankan dáadáa gọ́yọ̀rọ̀ an ní suqitu fi so alimọ́ bukhari ló wà wà ní kitabu nikah babu wa ummahatikum mina allati arda'nakum so hadith 5101 so wà ní bukhari báyìí so ó sì wà ní bukhari ni so the next thing ni pé ah àti pé Abu Lahabi wọ́n díyà kò fún monday àti pé ó rómi mú nǹkan kanáà jọ ń sọ in tó ń súnfí ó sọ nù ìgbìyànkanáà lájọ́ sọ ṣe látara pọ́ sáà inú ó ṣe dáadáa sáà nábi náà sáà ni wọ́n fi súfí kílùkọ̀ rẹ̀ ìtàwọn súfí ma fi wọ́n jẹ́ náà wọ́ so gbogbo ẹni tó bá ti ṣe dáadáa sáà nábi náà àbó tamá nábi bákabáka wọ́n so ẹ máa wò ní pé àti pé wọ́n so ní pé wọ́n fún olómi mu so intansa sọ ni pé inú rẹ̀ dùn pé ọbí ànẹ́bí tí inú rẹ̀ bá dùn yóò wá ní kí sùwé bá lọ fún lọ́yàn tó al-Hafiz ibn Hajar so wọ́n ní ọ̀rọ̀ nínú rẹ̀ nínú Fathul Bari wọ́n ní wá fi hadith ibn Hajar sọ pé níbi hadith yóò dilalatun ala annal kafir ìtọ́ka sí pé kèfèrí o qad yanfa'uhu al-amal as-salih ó ṣe é ṣe kó ṣe pé iṣẹ́ dáadáa rẹ̀ ṣe láǹfàní fil akhirah ní gbèǹde ẹ̀wọ̀gá ah, in tí yàlá hafiz ibn hajar sọ́nà ibn hajar ni lakinnahu mukhalifun li zahiri al-qur'an amutako bí ẹni tó wọnú qur'an wọ́n ni qala allahu ta'ala wọ́n ni ọlọ́wọ́ bá sọ pé wa qadimna ila ma amilu min amal faja'alnahu haba'an mansura ní pé àwọn ṣe wọ́n ṣe ọlọ́wọ́ bó kú gbogbo ẹni so kò ní wúlò fún wa ibn hajar ni wa ujib so wọ́n ni wọ́n fèsì pé awwalan ní pé ara ọkọ̀ bí anna al-khabar ní pé khabaru yìí khabaru tí Urwa sọ yìí so mursal mursal arsalahu Urwa so Urwa ni ó ṣe irsal rẹ̀ torí Urwa bá Abu Lahab Urwa ìṣe sọ̀hábà àbí so wọ́n ni walam yadhkur man haddathahu bihi Urwa ò dákọ ẹni tó fún tó sọ hadith yẹ fún wa ala taqdiri an yakuna mawsulan Ibn Hajar ní tàbátí ẹ̀wọ́ sọ pé ok mawsulu ni ẹgbẹ́ bóyá ihtimali wà pé Urwa ó gbọ́ lẹ́nu sọ̀hábà ni wọ́n ni falladhi fil khabari ru'ya manam Ibn Hajar sọ pé in tó wà nínú ẹgbàmá yẹn alá ojú oorun ni fala hujjata fihi kò sẹ́ nínú rẹ̀ wa la'alla alladhi ra'aha Ibn Hajar wá ní bóyá ni tó rí gẹ́ lam yakun idhaka aslama bóyá ogun ò tí ìgbà islam nígbà tó rí fala yuhtajju fi sẹ̀rí so ọ̀nà méjì ọ̀nà mélòó lèyàn lè fi sẹ̀rí láàkọ́kọ́ ó ti di ọ̀nà mẹ́ta tí Ibnu Hajar sọ báyìí fẹ́n tó bá yóò fi sẹ̀rí fún mọ́wúlìdì alákọ̀ọ́kọ́ ó takò kí ni zọ́hírù Qur'an ẹlẹ́ẹ̀kejì khabaru yẹn kí ni mursali ni so ẹlẹ́ẹ̀kẹta àlá ni àlátà tó láàrin Ibnu Hajar ni wọ́n ni ala taqdiril qabul tabbatẹ̀ فيحتمل أن يكون ما يتعلق بالنبي صلى الله عليه وسلم مخصوصا من ذلك ó ṣe ṣe kó ṣe pé ah in tó ní ṣe pẹ̀lú annabi ó dásàlẹ̀ sá ní àfúrùn kaba yìí bidalili qissati Abi Talib pẹ̀lú ẹ̀rí ìtàn Abi Talib sẹ́rí gbogbo sáníyàní ẹ̀dẹ̀mọ́ dáadáa gbogbo tí Ibn Hajar sọ sáníyàní ẹ̀dẹ̀mọ́ fàyàtẹ́mìlò an yẹ kúnẹ̀ máa yàtà alákùbin nabi ó túnmọ̀ pé ó kàn dáse pẹ̀lú nínú nǹkan tó léṣe pẹ̀lú annabi ni maksusan min zalik wọ́n ni bidalili kíso ti abitoli pẹ̀lú ẹ̀rí abitoli kíyàn fàdà sí pé ṣe ẹ̀yìn tó in tí wọ́n sọ yìí ṣe the same thing pẹ̀lú ọ̀rọ̀ abitoli kama taqaddam gẹ́ bó díyàkù fún fanukila min al-ghamarat so wọ́n gbé kó láti inú jìdújìdún ilá dahdah sí etí bèbè wọ́n ni wa qala al-Bayhaqi wọ́n ni al-Bayhaqi sọ pé ma warada min butnani al-khayri lil-kafir فمعناه لا يكون لهم التخلص من النار ولا دخول الجنة wọ́n ní Al-Bayhaqi sọ pé gbogbo àwọn tí gbogbo àwọn nǹkan tó wá nínú pé iṣẹ́ kèfè ní wọ́n ò ní ní wọ al wa yajuzu an yukhaffafa anhum min al-adhab àmọ́ tó fún wọn ká díyàkù fún wọn bọ̀tọ̀nà ọba ni la yukhaffafu anhum anhum so la yukhaffafu anhum al-adhab wala hum yunsarun so ọlọ́ọ̀bá tó sọ yẹn pé ah, a ní wọn ní fún wọn so but ẹ má gbà wípé ta bá ń kọ́ kíríkọ rẹ̀ a máa ń kọ́ pé ìsìgbé tí annabi sallallahu alaihi wasallam fábù tọ́lì nínú àwọn kan tó wá dásàlẹ́sà fún kí tó dásàlẹ́sà fún annabi sallallahu alaihi wasallam ẹmùgbọ́lọ̀ wa yajuzu an yukhaffafa anhum min al'adhab alladhi yastawjibunahu so wani eh, eh, ibn hajar mọ́rọ̀ bí hàkí wá pé wọ́n lè díyà fún wọn látara àwọn nǹkan tí àwọn ẹ̀ṣẹ̀ àwọn jarahim kọ̀kọ̀ tó necessitate so tó yàtọ̀ sí kúfùrù tí ẹ̀ but látara àwọn kata tó ṣe dáadáa wọ́n tún fi díyà yẹ̀kù wọ́n ni wa amma Iyad Ibn Hajar sọ pé ẹ̀rí al-Qadi Iyad ṣe ọ faqala ó sọ pé ina aqada al-ijma' ijma' ti wá ala anna al-kuffar ní pé àwọn kèfèrí bìnàímin wò ní sanwọ́lẹ́sẹ̀ lérí ẹ̀ pẹ̀lú pé wọ́n wá sí dẹ̀ra àkẹ́ fún wọn wala takhfifi azab àbí wọ́n wá díyàkù fún wọn so wa in kana ba'duhum kódà kó sí pé àwọn kan wo ashaddu azaban min so ibn hajar wa sọ pé kultu mo sọ pé wa hadha la so Ibn Hajar sọ pé eléyìí ò tako ihtimal ti Bayhaqi dákọ̀ ṣe rí kódà ká mọ́rọ̀ alimalu Bayhaqi gbogbo àwọn múlìdìlẹ̀ ọmọ múlìdìlẹ̀ yìí o so kódà ká mú ọ̀rọ̀ alimalu Bayhaqi gbogbo àwọn ọmọ múlìdìlẹ̀ yìí so bó ti wá ṣe pé kìí sọ̀rọ̀ tó wọlé nìyẹn so wọ́n ni qultu wa hadha alladhi wa hadha la yaruddu al-ihtimal alladhi dhakarahu al fa inna jami'a ma warada min dhalika fima yata'allaqu bi dhanbi kafir وأما ذنب غير الكفر فما المانع من تخفيفه so yẹ wọ àwọn olùmọ̀ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba nípe kò nípe yìí tí àyáàdì alkọ́dí àyáàdì dákọ̀ ìgbọ́kọ́ alkọ́dí àyáàdì náà kọ́lá ìjìmá so wọ́n náà kọ́lá ìjìmá pé ìjìmá wà pé iṣẹ́ wọn ò lè ṣe wọ́n láǹfààní in tí kùránù sì dálé lórí nù láì mọ̀ àyáàdì kódà ọlọ́run bá ń sọ pé òun ní díyà fún wọn wọ́n ní Ibn Hajar wá sọ pé gbogbo nǹkan tó wá nípa yẹn ó ní ṣe pẹ̀lú zẹ́ǹbù wọn tó jẹ́ kúfúrù ni so a máa zẹ́mbù wọn tí è ṣe kúfúrù fàmàlìmáyàní àwọn ìtàfífì kí wá ló kọ̀ láti ṣe kíni láti dí ikò láti díyàkù fún wọn ibn hajar tó sọ pé ibn hajar ń ṣe mọ̀nákọ́ṣà ni ibn hajar ni wa al-Qurtubi al-Qurtubi sọ pé hadha at-takhfif khassun bi hadha ní pé àdíkù ni wà bí man warada an-nassu fi àtẹni tí nassu wọ́n ni وقال ابن المنير في في الحاشية وان ابن المنير صني بحاشية ركبه هنا قضيتان نبي قضية ميجي وان بي إحداهما محال يكون واتي possible وهي اعتبار طاعة الكافر مع كفره نبي مو كا طاعة كافر كون pẹ̀lú ìjẹ́kẹfẹ̀rí rẹ̀ nígbé wọn ní káàkún gbogbo tán àti ò bá máa ṣe lọ́gbàtí wá jẹ́kẹfẹ̀rí wọn ní ṣe kí ní ṣe àtibárò rẹ̀ lè á na ṣàrùtọ̀ tó à tó ní pé má jẹ́ mú àwọn ṣẹ́ dáadáa tí yàn bá ṣe àwọn ìtẹ̀lé tí yàn bá ṣe à ń tẹ́kọ̀ àbí kọ́sìdìn sahih ní púpọ̀rọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú àníyàn tó ṣe kí ni tó lálàáfíà wa hadha mafqudun min al-kafir eléyìí kí ni kèfèrí òní kèfèrí ọpa wàhádá láyò hìlúhú aláàkìlì ilé ìlàákàyò lè síkín láàkàyò lè rọ kíkà rẹ̀ fa'idá takọ́rọ̀rọ̀ dáàlì tẹ́lẹ̀ ìbá ti rẹ̀ lámíẹ́kùn ìtìkù àbìláhàbín lùtùwẹ́bà kúrùbátún mọ̀tàbàrọ̀ ẹwọ́n kẹ́ so ibn munir alákọ̀ lórí nǹkan sí alìtí alìkúrútù bí sọ ni o ó wọ́n ni fa'idá takọ́rọ̀rọ̀ dáàlì tó bá ti yé ní pé ọlọ́run ọba ó àti pé aláwọ̀kọ́ o iṣẹ́ kèfèrí ò lè ṣe láǹfààní wọ́n tó bá ti wáyé báyẹn wọ́n ní fa'idha taqarrara dhalik lam yakun 'itqu abi lahabin li dhuwayba qurbatun mu'tabara kìí ṣe iṣẹ́ tọ́lọ́wọ́ bó kàkún kama tafaddala 'ala abi talib so gẹ́gẹ́ bọ́nà wọ́n bá ṣe iṣẹ́ tafaddulu abi talib والمتبع في ذلك التوقيف ṣùgbọ́n tá ma tẹ̀lé níbi pẹ́tọ̀ ọlọ́wọ́n bá ṣe tafadul fún yàn àtàwùkífù ni in tó bá wá nínú ẹ̀rí ni nafiyan wa ìsìbáta bó ṣe wá ń bíbà iná ni so nafiyan wa ìsìbáta bó ṣe wá nínú fathul bari ni so bó ṣe wá nínú fathul torí pé nínú ta ti dákọ ó ní pé tafadùlù lè wá látọ̀dọ̀ Ọlọ́run ọba tó bá wù so tafadùlù ó lè wá látọ̀dọ̀ Ọlọ́run ọba tó bá wù so but iṣẹ́ tí kèfèrí yẹn ṣe kò sí láǹfààní oye so iṣẹ́ kèfèrí àbúlà àbí dunu ara kò sí láǹfààní iṣẹ́ kèfèrí iṣẹ́ tó iṣẹ́ ẹni tó takọ ànábì sallallahu alaihi wasallam fi iṣẹ́ rí lórí maulidi iṣẹ́ ọ̀tá ànábì sallallahu alaihi wasallam so but awaka ọ̀rọ̀ mi fún wa ọ̀rọ̀ Sheikh Hamoud àtúwẹ́yìrì so Sheikh Hamud àtúwẹ́yìrì wọ́n lọ́rọ̀ mi lórí ṣúgbọ́ àtàwọn onímọ̀lúdì yìí ma fẹ́ mú wá ní pé àà pé o so kèfèrí gan dúnú pẹ̀lú Abu Lahabi so nínú tíra wọn arwaddu ala Rafi'i so arwaddu arwaddu al-qawi so arwaddu al-qawi ti Sheikh Hamud àtúwẹ́yìrì so ní 56 ní so wọ́n ni wa amma wọ́n ní ẹ̀rọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ àrọ́fìn wọ́n ṣe rọ́dù fún ẹni yìí so torí pé ẹni yìí sẹ́mọ́tẹ́ni yìí se àrọ́fìn sẹ́mọ́ tó ṣe ó ṣe rọ́dù lórí gbólóhùn bàbá bí n bá sì tí wọ́n sọ pé mọ́lúrí ọ̀dá sẹ́rí fún ìsáfù rọ́dù so so ó ṣe rọ́dù ayé nǹkan mọ̀kọ́dímà ẹgbẹ̀yìn kàkẹ́kẹ́ fún wọn bí mọ̀kọ́dímà rẹ̀ so ẹgbẹ̀yìn kàkẹ́kẹ́ fún wọn bí mọ̀kọ́dímà rẹ̀ ọ ní amma ba'd

tí fi ń ṣe rọ́dù fún fatuwa bàbá bin baz fi náhì ánìlì ìtìfààlì bí maulidin nabi so yí ṣe ẹ̀ eh, so àrífáyì ń ṣe rọ́dù fún àrífáyì àrí so yí ṣe rọ́dù fún fatuwa bàbá bin baz so sheikh amira tí ó yìí wá sọ nígbà ní page 56 wọ́n ni wa amma qawluhu wọ́n ni ṣe rí gbólóhùn rẹ̀ gbólóhùn àrífáyì tó ní wa qad intafa'a bi بذلك الاحتفال الكافر ó ní kódà bó ti wọnú tíra ṣe kàmúrà tó wéjì náà ni pé kódà ó ti sàǹfàní nínú ìhìtìfàlì kèfìrí kẹ́ sàǹfàní nínú pé kó ma ṣe kó ma sáyẹ maulidi fàkọ̀dẹ̀ já ẹmọgbọ́n tó sọ fàkọ̀dẹ̀ já a fi sọ̀híhì bukhari ó ní ó ti wọnú sọ̀híhì bukhari annahu yukhaffafu an abi lahabin kulla ithnain ní pé wọ́n ma ń díyàkù fún abi lahabu ní gbogbo monday bí sábàbí àìtìkì hìlì Thuwayba torí kó tú Thuwayba lẹ̀ so jariyatihi lamma basharatuhu bil wiladati al-Mustafa so nígbà tó fún ní ìró ìdùnnú pé wọ́n ti kékíní wọ́n bí al so ní pé kíní ní pé àbúdáhàbí wà sí kíní àbúdáhàbí wà túlẹ̀ dákùn sí ní ìwà nù Bukhari but in ti ibi ti ibi in ti ibi in ti yan fi ní bùkátà sí so wọ́n ní sheikh amúrù wá fẹ́ fún lésì fajawabuhu min wujú èsì tá fún alákùnrin yìí látoríṣiríṣi ọ̀nà ni ahaduha alákọ̀ọ́kọ́ an yuqal òun ni ká sọ pé lam yaji fi sahih al-bukhari kò wá nínú sahih al-bukhari annahu yukhaffafu an abi lahab ní pé wọ́n mọ̀ díyàgò fún abi lahab kulla ithnain ní wala anna aba lahab kódà kò wá ní pé abu àtàkọ̀ fòwò ìbà ní kó tún fòwò ìbà lẹ̀ min ajili bi ṣàrọ́tì ha ìyáha a ìyáhu yàrí min ajili bi ṣàrọ́tì ha ìyá torí pé àbíláhàbí fún fòwò ìbà fún àbíláhàbí ní ròdùn bí wìládẹ̀tì Mustafa pẹ̀lú gíní pẹ̀lú bíbí ànábì sallallahu alaihi wasallam wọ́n ní fàkúlù hadha wọ́n ní gbogbo eléyò wa ma akthar man yataqawwal ala al-bukhari wọ́n ní wa qad rawa al-bukhari wọ́n ní al-bukhari sì ti gbà wá fi awwali kitabi nikah so níbi ọbẹ̀rẹ̀ kitabi nikah ọdàbà ti sọ fún wa náà min sahihi nínú sahihi rẹ̀ fi bábi wa ummahatikum allati arda'nakum ní pé min tariqi zuhri an urwata bin zubayr anna zainab ibnata abi salama akhbaratuhu anna umma habiba بنت أبي سفيان رضي الله عنهما أخبرتها أنها قالت حديث ذاتك أخوان so آه مفه وني هذا لفظ الحديث عند البخاري so bá ti ṣe kà fún wa náà lórí tó ṣe wà ní báyìí wọ́n ní bí hadith yẹn ṣe wà lọ́dọ̀ bukhari ni walaysa fihi ma taqawwalahu ibn al-alawi wọ́n ní kò sí ń bẹ̀ yí rọ́ tí ibn al-alawi pa wa rifa'i àti àrífáì ala al-bukhari lórí bukhari sọ́dá ọkọ́ ni kò tí ẹ̀rin lẹ pé wọ́n díyà kò fábílá àbí lójọ monday kò sínú bukhari alwajhu thani ẹlẹ́kejì wọ́n ti kọ́kọ́ sọ ẹmọ́wò ẹmọ́wò torí kò rẹ̀ ẹ̀rin wọ́n ni alwajhu thani wọ́n lójú kejì an yuqal òun ni ká sọ pé lam yathbut min tariqin sahih kò rí lẹ̀ látọjú ọ̀nà tó lálàáfíà anna aba lahab wọ́n bí ànábìgà kò rí ẹ̀yí ká padà sí hadithi eh, ọ̀rọ̀ tí wọ́n wà sọ wọ́n wà sọ pé ah, wọ́n wà sọ pé falamma mata Abu Lahab urihi ba'du ahlihi qala lahu madha laqit so qala Abu Lahab lam alqa ba'dakum ba'dakum ghayra anni suqitu fi bí láti so kò síbi tánà lákọ̀ọ́kọ́ sí kí ó dúnú so Sheikh Ahmad At-Tuwaji sọ pé al-wajhu ath-thani ẹlẹ́kejì an yuqala òun ká sọ pé lam yathbut min tariqin sahih kò rinlẹ̀ látojú ọ̀nà tó lálàáfíà anna Aba Lahab ní pé Abu Lahab o fariha bi wiladati nabi ṣe kó dúnú pẹ̀lú bíbí annabi sallallahu alaihi wasallam wala anna Suwayba pẹ̀lú bíbí rẹ̀ wàlá ah, annahu a'taqa Suwaybata min ajli al-bishara bi wiladati an-nabi kódà kò tún ilẹ̀ ní pé ìdí tó fi tún Suwayba lẹ̀ so òun ni pé torí pé Suwayba fún níro nípa pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ẹwà dúró tí ò rí lẹ́rẹ́ فعليه إقامة الدليل على ما ادعاه قم ماري والورين كتكريم إلى دليل صحيح سبيلا كسنيرون نصبي كوليري كوليري تولا دافيا وسيأتي في الوجه الثالث wọ́n ni yóò wá wá ní wọ́dí hùsáàlì tó dẹ́dá fẹ́ tẹ́rẹ dákọ̀ immediately náà ni ó anna i'taqa Abi Lahab li Thuwayba ní pé títú tí Abu Lahab tú Thuwayba lẹ̀ ní pé tó tú lẹ̀ lẹ́rú kana ba'da ma hajara nàbí kódà lẹ́yìn ìgbà tán nàbí ṣe hijira gẹn sallallahu alaihi wasallam ila al-Madina lọ sí Madina so ibam so kò tí ẹ tẹ́mọ́ra wọn ọdún ọ̀rọ̀ méjì lọ́dà ló wà lọ́dà wọn fà so mi bá bí amẹ́nà pé ọ̀rọ̀ méjì lọ́dà wà lọ́dà wọn fà ọ̀rọ̀ kan wà lọ́dà wọn fà pé nígbà Nabi sallallahu alaihi wasallam pé wọ́n túlẹ̀ nígbà tí síwájú ká tó bí annabi so ẹlẹ́ẹ̀kejì òun ni pé wọ́n túúlẹ̀ lẹ́yìn wà tí ànábì ṣe ìjọba so méjì ló wà so ní pé wọ́n ti kọ́kọ́ túúlẹ̀ síwájú ká tó bí ànábì so méjì gan ò ní kẹta ṣe pẹ̀lú bíbí ànábì sallallahu alaihi wasallam but èyí táwọn ọmọ hakikun tí wọ́n rọ̀ jẹ́ àwọn náà ni pé kíni lẹ́yìn wà tí ànábì ni wọ́n túúlẹ̀ wọ́n ní alwajhu thalith Sheikh Hamad Atuweji sọ pé ojúpọ̀nà ẹlẹ́kẹta tí wọ́n fi ṣe rọ́dù àwọn tí wọ́n lọ́jọ́ tán bí annabi so àwa musulmi àwa wà ní dúnú so wọ́n ni alwájú ho sáàlì fún ojú ẹlẹ́kẹta an yíò kọ́ọ̀lù òun ni ká sọ fún wa pé zọ́hírù kọ́ọ̀lì Urwa ibn Zubayr tabawo lérèfẹ́ ọ̀rọ̀ Urwa ibn Zubayr ni pé inna ìtaka Abi Lahab ni pé títú tí kana qabla an tarda an nabi tàbá fẹ́ mú gan tàbá fẹ́ mú nínú èyí tó wà ní eh, Bukhari yẹn gan títú tí ọrùn àyẹ́ ń sọ síwájú kíkù wébà tó fún Ànábì lọ́yàn ẹ jẹ́ ká padà sí gbólóhùn àkírkọ rẹ̀ gbólóhùn ọrùwà ọrùwà sọ pé lam thuwayba so ní lam alqa ba'dakum ah, ghayra anni suqitu fi hadhihi bi Thuwayba so wọ́n sọ bíbá ìpé Sheikh Hamud wọ́n sọ bíbá ìpé zọ́hìrù rẹ̀ fi hàn pé kana qabla an tarda an nabi síwájú kó tó fà nabi lọ́yà ni wọ́n ni qala al-Hafiz ibn Hajar fi Fath al-Bari wọ́n ni Hafiz ibn Hajar sọ nínú Fath al-Bari pé walladhi fi siyar wọ́n ní àwọn nǹkan tó wà ní síyàr yóò kọ́ lífùhù ó yapa nǹkan tó wà ń bí gbólóhùn ọrọ̀ wáyìí wàhúwa anna abá wọ́n ní pé abú àtàkọ̀ ha qabla al-hijra ní pé ó tú àfòwé ìbàrẹ̀ síwájú hijra wa dhalika ba'da al-irda' Ànábì sallallahu alaihi wasallam yàn bí dahrin tawil pẹ̀lú àwọn ọdún tó lọ gbére pẹ̀lú àwọn ọjọ́ tó pọ̀ gan so kìí ṣe pé nítorí incident yẹn ni Abu Lahab fi wá túlẹ̀ so Ibn Hajar ni Sheikh Hamudu mọ́rọ̀ wọn wá wọ́n ni wa qad rawa Ibn Sa'd fi Tabaqat wọ́n من أهل Sa'd wọ́n ni qalu wa kana rasulullahi sallallahu alaihi wasallam yasiluha wọ́n ni anábi sallallahu alaihi wasallam ma ń connect pẹ̀lú rẹ̀ wa huwa bi makka nígbà tó wà makka wa kanat khadija wọ́n ni khadija tukrimuha o ma ń pàálé wa hiya yawma idhin mamluka wọ́n ni ẹrú sì ní nígbà yẹn so nígbà tá nẹ́bí wà pẹ̀lú khadija ẹrú yìí ni wọ́n ní wàtọ́lá bet ila abi lahab wọ́n ní Khadija wá request látọ̀dọ̀ abi lahab an tàbítà àhà minhu ní pé kó rà látọ̀dọ̀ abi lahab lè ta àtàkọ̀ ha kó bá fi lè túlẹ̀ wọ́n ní fa'aba abu lahab wọ́n ní abu lahab kọ̀ lè tún àtàkọ̀ ha wọ́n ní falamma hajara rasulullah wọ́n ní bá tí òjíṣẹ́ àtàkọ̀há Abu Lahab wọ́n ní Abu Lahab wá túlẹ̀ wa kana rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní annabi sallallahu alaihi wasallam yab'athu ilayha bisullah wa kiswa wọ́n annabi ma ra àwọn ẹrù sí àwọn kada àwọn annabi ma ra àwọn ẹrù àti àwọn àwọn kata kójọpọ̀ nínú àwọn kada da sí sí tuwaibayi hatta ja'ahu khabaru ah, hatta títí tí ìró fi wá bá nẹ́bì annaha qad tuwufiyat nípo ti kú sanata sab'in a ah, marja'uhu min khaybar so ní pé eh, lọ́dún keje sí hijira nígbàtà nẹ́bì ń padà bọ̀ ní khaybar intaha so sheikh amudu ti gba ọ̀rọ̀ ah, al-hafiz ibn hajar tawa wọ́n wá ní wa hadha alladhi dhakara sheikh hamudu ni ṣe rí èyí tí ibn sáàdì dákọ̀ yaruddu qawla man qala yóò dá ọ̀rọ̀ ẹni tó bá sọ padà pé inna Aba Lahab níbi Abu Lahab a'taqaha nípò tú sílẹ̀ lamma basharatuhu bi wiladati nabi ní pé nígbà tó fún níro nípa bíbí annabi sallallahu alaihi wasallam rọ́bìn àíwá ẹni kàkà rọ́bìn wọ́n ní àlọ́wọ́dì hù rọ́bìn wọ́n ní ojú ọlẹ́ẹ̀kẹrin tí ọ̀rọ̀ yóò fi wọlé ayò kọ́ ọ̀rọ̀ ní ká sọ pé ìnà khabara urwa ní pé khabara urwa yìí so mursal ni in tí sí sahaba ń bẹ̀ so tẹ́ni kéde sí pé ni wọ́n sahaba ni wọ́n ní arsalahu urwa wọ́n ní urwa ló ṣe ìrìsáàlẹ̀ walam yadhkur man haddathahu bihi kò dákọ̀ ẹni tó fún ní ìrọ́npa rẹ̀ wal mursal mursal sí rẹ̀ la yathbutu bihi shay mursal lè èyẹ fi fi rìn fi nǹkan rílẹ̀ wọ́n ni qala al ní pé ó so papọ̀ ní pé kèèsè mursal ní pé bóyá sahaba kan wà ń bẹ̀ ọrọ̀wà ọ̀gàdákọ̀ rẹ̀ ni fàlẹ́dì fìlọ́bàr wọ́n ni tó wà nínú kọbàrù rú iya manamun aláwòjú oró ni fàláhù jatafi kò sẹ́rin bẹ̀ wà láàlẹ́lẹ́dì rọ̀ áhà kódà bóyá ni tó rí gan lámíẹ́kùn ìzáka aslam ba'd bóyá kò gba islamu gan gbà yẹn fàlá yuhtaju bihi so yẹn lófi sẹ̀rí àti kẹrẹ ìnàkùnwà so alwajhu al-khamis gbogbo ẹ̀rẹ́ làbá ti ẹ̀ka wọ́n ní alwọ́jú hulkomis wọ́n ní ojú ẹ̀rẹ́ kàrùn wọ́n ní an yuqal òní ká sọ pé inna Allaha tabaraka wa ta'ala ní pé ọlọ́wọ́ bá qad akhbara fi ayatin min al ta'ala ọlọ́wọ́ bá sọ pé wa qadimna ma 'amilu min 'amalin faja'alnahu هباء منثورا وني وقال تعالى الله ما سو بي مثل الذين كفروا بربهم اعمالهم كرمال اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد gbogbo gbogbo àwọn àyà ìsìn tọ́ka pé iṣẹ́ wọn ò ṣe wọ́n láǹfààní wọ́n fi hàtẹ́yìn láàyàtẹ́yìn wọ́n ni níbi àyà méjèèjì yóò máa àyà ti dáàlà pẹ̀lú àwọn àyà ti ala ihbati a'malil kufar

alladhi qad intasharat bihi rih ó dà gẹ́gẹ́ bí àwọn òkúta tí àwọn afẹ́fẹ́ ń fẹ́ dànù ni fi yawmin asif lójò kí tí atẹ́kùn fẹ́ gẹ wa fiha aidan ablagu raddin ala ma jaa fi khabari urwa wọ́n ní níbi eléyìí gan níbi pé àwọn àyàtì yìí ó dá lórí tí mursal láfi wá gbá àyàtì dànù oye so wọ́n ní alwajhu sadis ojú

wa ala taqdiri an yakuna qad fariha bi wiladati an-nabi kábàtì àwọn sọpọ̀ dúnú pẹ̀lú pé wọ́n bí ànábì wa annahu a'taqa Thuwayba àti pé ó tú Thuwayba rẹ̀ lamma basharathu bi wiladati wọ́n ní nígbà tí Thuwayba fún nírò pẹ̀lú pé ó bí tábàtì àwọn sọ pé ó gbogbo ẹsẹ̀lẹ̀ e fa inna adawatahu lin-nabi sallallahu alayhi wa wà mú bá lágọ́ta wúfì àdìyàtì àti ìdógóngó níbi ní ànábì lára tahdimu kullama kana aslafahu min al-far yóò ti bàjẹ́ gbogbo tó ti síwájú nínú kóndó náà wà surur àti ìyọnú bí wiladati nàbí ní pé wọ́n bí ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́gùn ah, Suwayba wa ghayru dhalik wọ́n ní ó ti bá gbogbo ohun tí pé ó tún Suwayba àtàwọn kẹmìnà jẹ́ minal a'malil hasan nínú àwọn ṣe dáadáa in kana lahu a'malun hasana tó bá yẹ kó ní ṣe dáadáa wa man kana bi hadhihi al-mathaba ẹni tó bá rí báyìí tó wọ́n yustadallu biha ala jawazi al-ihtifal bil mawlid kí wọ́n máa fi sẹ̀rí lórí mawlid so illa man huwa ba'idun àyàfẹ́ni tó jìnà kulla al-bu'di ní gbogbo ìjìnà ani sadad kò so yarhamkallah wa isabati al-haqq àti àti ìmá bá òdodo mu alwajhu sáàbíà ojú ọ̀nà ojú ẹlẹ́keje tó tààfi lè lò nígbé àbílá àbíṣẹ́ àlè fi àlè ló pé wọ́n fi wọ́n díyà kù fún kò nílẹ̀ so wọ́n ni an yóò kọ́ọ̀lù wọ́n ni ká sọ pé ìnànà sọ́sọ̀l Qur'an àwọn ẹ̀rí Qur'an dáàlátún ó ń tọ́ka ala annal azab ní pé ìjìyàwó la yukhaffafu 'anil kuffar nípa wọn ò ní díyà kù fáwọn kèfèrí wa qad ja'a fi 'iddati ayat ilé ìtiwá nínú àwọn ayat tó pọ̀ gan minha qawluhu ta'ala tọ́nà bá ní walladhina kafaru lahum naru jahannam ní pé àwọn tán ṣe kèfèrí o iná jahannam fún wa la yuqda ẹtí wọ́n mọ̀ ẹ tó ṣe kèfèrí sàn nábì ó bá nábì sallallahu alaihi wasallam láyé ní bá ó bá nábì sallallahu alaihi wasallam láyé kẹ wá ṣe kèfèrí lásán ó tún wá ṣe ọ̀tá sàn so wájú tí a tó fẹ́ fi kún so kìí ṣe kò sínú tíra ṣe kàmúlò but wọ́n bí ò sáàmì ní pé sáwọn kẹfẹ́ rí mi náà ṣe dáadáa sáà nẹ́bí sàlọ́lá sáà nígbà tó tó wà kéèké ṣe ti máa di pé wọ́n ṣe dáadáa sí òsí ọmọ Abdullahi ibn Abdul Muttalib tí bàbá rẹ̀ kú nígbà tó wà kékeré ṣe wọ́n wá ní ṣe dáadáa sí so bó ló ṣe wá ṣe pé àbílà iná jahannama mọ̀ mẹ́bẹ̀ fún wa la yuqda alayhim fayamutu wọn ò ní pa wọ́n tí wọ́n ní hẹ́ndẹ̀ fún wọn tí wọ́n fi wá kú wala yukhaffafu anhum min adhabiha wọn ò sì ní díyà rẹ̀ kù fún wa kadhalika najzi kulla kafur bá sì san gbogbo kẹfẹ́ lílẹ̀ sàn yẹn so bá sì san àti àyà tó tẹ̀lé sheikh amudumowa wọ́n ni wa abu lahab wọ́n ni abu lahab mimman tantabiqu alayhi hatani al-ayatan àyà tó tẹ̀lé èyí tí mo kàyínà wọ́n kàwọ́ wa hum yattarifuna fiha rabbana so ní pé wa Abu Lahab Abu Lahab rí o mimman tantabiqu alayhi hatani al-ayatan nínú àwọn tí àyà méjèèjì bá mu ni nínú àwọn tẹ́yà lè ṣe jẹ́sùmù pé inú náà ló wà ní Abu Lahab wà tí ó tí tẹ́nìyàn kan ní múyàn sí ní pé li shiddati kufrihi billah nítorí ìlágbára ìṣẹ́kẹfìrí ìsọ́lọ́wọ́ wa shiddati wa adhiyatihi la àti ìnilára wa qad amira umran tawilan Abu Lahabi sí ó sì lò ọdún tó pọ̀ gan wa ja'ahu an-nadhir ìkìlọ́wà fún wa huwa Muhammad àbí olùkìlọ́wà fún wọn ni Muhammad sallallahu alaihi wasallam ala al-qawli ar-rajih wa huwa qawli akthar nípa alàlgọ́ọ̀lì rọ́jì nínú èyí tó ní lè jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀pé sí nàzírí yẹn sí fa'ili ní àbí maf'ul wa huwa qawlu akthar al-mufassirin eléyìí sí ni ọ̀rọ̀ tó pọ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfún tafsir fakadhaba an-nadhir ó pé olùkìlọ̀ lé òkúrọ̀ wa barazahu so wọ́n tún mọ́ àwọn àyá ti míwa tó ń dá lórí so but eléyìí ti tó so ilé ìtó ní pé kò sẹ́ni mẹ́ so fún òun mọ́lúdì ní pé kílọ̀kọ̀dà àbúlà bí òun máa ń díyà kò fún ibo ló ti rí mú wá kò sínú Bukhari èyí tó wá fẹ́ mú wá nù Bukhari mursali ni kò tí wọ́n sì rí fún ọ so kí ló wọ́n kàn yín tọ́kàn dákọ̀ nù Bukhari nù bóòló wá tamọ́